الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتقفون الله سبحانه وتعالى أتروا عليكم كياتي قفوا النبوة محمد صلى الله عليه وسلم aṣàlàyé ní hadithi tí ó kọjá nípa àwọn ọ̀nà tí a máa ń gbà pé yóò amíkọ̀ adínà hadithi Bilal radiyallahu anhu gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni hadithu abi mahdhura tí a dẹ̀ ṣàlàyé àwọn bí sí ìwọ̀ méjì tíyàn fi lè gbà pé wọn oníbáwara maka ṣe máa ń pè oníbáwara madina ṣe máa ń pè a pé ní irú àwọn cases ni wípé kíyàn má fi gbogbo ẹ̀kalẹ̀ èyàn máa ṣe radiyallahu anhu qala رأيت بلالا يؤذن وتتبع وأتتبع فاه ها هنا وها هنا وإسباعه في أذنيه رواه الترمذي وصححه ولابن ماجه وجعل إسباعيه في أذنيه ولأبي داود لوى علمه لما بلغ حي على الصلاة يمينا وشمالا ولم يستدر وأصله في الصحيحين so hadith aláwọ̀kọ́ ẹ̀tí imam ahmad rahimahullahu ta'ala hadith yẹn kọ́ hadith tó ní àláfíà ni ipé àkínánpé àwọn rí tí bilal tí ó ń pè yẹn tí wọ́n dẹ̀ fi ọwọ́ wọn sí etí àmá hadith ẹlẹ́kejì yẹn kọ́ wípé wàjá kínáńpé ẹlẹ́kejì náà ní túnmọ́ aláwọ̀kọ́ àmọ́ǹtẹ̀ fi isnadihi maqal àmẹ́lẹ́kẹrin hadith ẹlẹ́kẹta tẹ́lẹ́kẹrin méjìjì kọ́ wọ́n ní àlàáfíà kí láwọn kẹta lè mú nínú hadith yẹn wọ́n ní pé wọ́n ní wàtàbàrú fáhù hàhúnà wà hàhúnà gẹ́gẹ́ bá ṣe wọ́n pé hàhúnà وهاهنا تنبانو هنا اسم إشارة للقريب بي أفر بي هذا انت من لف إشارة فانكتبا سماني هاو يدني للتنبيهني أتبع بلنينو وقتو ولو فاوهني كمبه إسباعاه مجاز عن الأنملة من باب إطلاق لكل وإرادة الجزء a so ìtumọ̀ ní pé ìka wọn bí pé kí náà ń pè kíyàn fi díẹ̀ nínú ọwọ́ yẹn kíyàn fi sí bí etí òní ni wọ́n sọ́bẹ̀ náà nínú àkàtàrí mú hadith ní pé mashru'iyyatul adhan wa qad taqaddama annahu min sha'a'iri dini dhahira wa an yada al-mu'adhdhin a'la sabbabatihi fi udunay wọ́n nínú wa ní pé kí èyàn tó bá ń pè ìrun kó fi a'la sabbabatihi típù sababa sababa lele wọ́n ni سي توم ام اندكس اندكس فينجر سو كوا في سكنيو على في اذني كو في ستير لانه ارفع لصوته because yóò jẹ́ kó tún lójú bí sọ̀rọ̀ kó lè bí pariwo dáadáa nígbà tí ó bá gbọ́n nǹkan tí ń sọ so tó bá fọ́ sí ti báyìí. والصبر مع امترار الفرج يعتبر من من اعظم العبادات. wọ́n ní لأنه أرفع لصوته وإذا رآه البعيد علم أنه يؤذن nínú àǹfààní tó tún wà ń bẹ̀ ní wípé ẹni tó bá rẹ̀ ní ilé ọ̀kan gbà ó dàgbà ń pè òun ni ó kódà kó mọ́gbọ̀n tán sọ gbà títẹ́ ní ìṣẹ́ báyìí ó dàgbà wọ́n pè òun náà ẹlẹ́ẹ̀kejì ni istihbabu istikbali kibla fil yíkò mẹ́ filhayyalatayin wani illa ilaljihatin wani wa Allah yan sọ́rìfà an habi jumlatihi ilaljihatin filhayyalatayin níbi hayyala salati hayyala alfala wa fi riwayati an ahmad wa bayre annahu la yaduru illa idha kana ala manara qasda al-isma' tí ó túnbẹ̀ ní pé èyí ó kọjú síbẹ̀ èyí ó ma pọ̀ òun yẹ tó mọ̀ lọ sí sáìgì ìbí náà balhamdulillah pẹ̀lú wujud àwọn mukabbirati saut láwọn ká tó ń gbé ohùn sókè ní ìtò sí pé àti ní nìsìn amma bakiyatu jasadihi fayabqa mustaqbil alqibla la yantafitu bihi wa la yastadir bihi alqibla so taimu alhaye alateyi òun yóò kàn kọjú báyìí ayé ara sọ̀rọ̀ yóò wọ́n kọjú sí sáàdì bí wọ́n tó tọ́n sí sáàdì but ike ara wọn gangan generally la abadan àmọ́ gbogbo yóò kú wọn wọ́n ní istihbabu iblagil adhani linnas wa isma'ihim iyahu bi ayi wasilatin mubaha wọ́n ní kódà àwọn ẹ̀rí gan ó ń tọ́ka lórí wípé ìmá fi àdá ìmá pé òun kó ma lọ jìnà dáadáa kí ẹjẹ́ káwọn èèyàn gbọ́ pé wọ́n ń pè òun pẹ̀lú gbogbo yí wàsílà tó bá ti tọ́ láti fi pè kàmọ̀kàbẹ̀rá ti sawot alhadith al'ad gẹ́gẹ́ bí àwọn gbohùngbohùn àwọn ẹ̀rọ gbohùngbohùn tán lólé ní agbóhùn sókè fàhíyà mustahabbatun lima fiha min alfa'idatil kabira ó lẹ́tọ̀ nítorí àwọn àǹfàní tó lágbára tí ń bẹ́ẹ̀bẹ́ wà ní isat minal bida kò dẹ̀ sí nínú àwọn àdádálẹ̀ àti yanjú masala iná tẹ́lẹ̀ rí because àwọn onífẹ́ẹ̀nú tẹbá ń sàlàyé fún yàn pé nǹkan bá yóò dá ẹmà àwọn yóò máa ń fẹ́ wáwọn nǹkan tí wọ́n fi justify nǹkan ṣe tí ò dá tọ́mà pé kò dá lóòtọ́ tẹbá sọ fún yàn pé ẹ ìwọ náà mọ̀ pé yàtọ̀ wà láàrin méjèèjì ìyàtọ̀ sì kílẹ̀ nínú làákàyọ̀ rẹ̀ amọ̀kọ̀fẹ́ tẹ̀lé fẹ̀rún ni ṣé àwa gbé nǹkan tuntun wá níbi ìrun pípè ní àbá gbé ilé wàsílà kò sí yàtọ̀ kò sí yíṣù pẹ̀lú níbi ọ̀rọ̀ wàsílà ó yà bí òye ok ní ìsinmi àbí pé ká kírun lórí táìs kí ló sí kò sí tó sí ṣé táìs là ń kí ni àbí ìrun ìrun ni bó láwọn nǹkan míì tó ṣe pé àwọn náà pé ilé nǹkan wo ok tó bá rẹ́nìbọ̀ tó bá mú máìkì dání ó lè conclude pé in ṣe ìbádà wọn bí ọ̀dá ó lè conclude bẹ́ àmọ́ ti máa rí wọn èyí tó ń ṣe ohun bóyá o mú tẹ̀sùbá dání ààrùn àwọn mùsùlùmí lélẹ̀ bídíà lèyìn èyí clear pé tó bá ti mú dání báwọn pé ọmọ fi ilé yìí ṣe ìjọsìn ni ìyìn lè mú máìkì dání ọlọ́ ìgbà fẹ́sìn so eré nǹkan ó kàn jẹ fọ́nrán fún sáwọ́tì lọ́wọ́ tá fẹ́ pòǹgà wọ́n lọ síbi tó ga inú nǹkan mẹ́ta tí wọ́n mọ́ fi mú bídíà táwọn yẹn gbọ́dọ̀ táwọn yóò kí ní ìntìbáhù sí ni pé tí kìíní bá wà láyé ànábì ànábì ní access láti ṣe kò dẹ̀ tún ṣe bídíà tó bá ṣe ṣe access sí mẹ́kù fọ́wà láyé ànábì Muhammad sallallahu alaihi wasallam kò sí bá rí páwọn wàsílà tó wà láyé ànábì tánàbì lè gbóhùn tí ó lọ sí jìnà ànábì lò irú ẹ̀ ni pé lọ síbi tó ga tọ́ọ̀bì tí dáadáa kó pariwo ní Bilal bá fẹ́ pẹ̀lú tí Bilal bá ń pẹ̀lú wọ́n sì fẹ́ mọ́ gbọ́ ní òdì kejì Madina ó láùdù bí so àwọn wasailul hadithiyya kò sí jù níbi istikhdam rẹ̀ ìgbàtà nàbí ọkọ̀ mọ́sálásí àwọn tó igi lànàbí kọ sallallahu alaihi wa sallam wọ́n dẹ̀ dá ewé bo ní orí wọ́n dẹ̀ ra ń lo bẹ́ẹ̀ nígbà tó di àwọn táìmù àwọn tó tún wá síwájú díẹ̀ tí ìgbà tó ti ń ṣe dáadáa wọ́n bẹ̀ẹ̀ sí ní mọ́ kọ́ gbàtọ́ ìbàdì tí wọ́n kọ pẹ̀lú àwọn àmà pẹ̀lú àwọn bricks pẹ̀lú gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mọ́sálásí kankọ́ mọ́sálásí pẹ̀lú blọ́ọ̀kù àbíkakọ̀ pẹ̀lú gíláàsì àbíkakọ̀ pẹ̀lú ìyún kọ́ ló kàn wá in tó kàn wá ní ìbáádà tá à ń ṣe fọ́lọ́hun nínú mọ́sálásí yẹn ṣé à ń ṣe lọ́n bá nàbí ṣe mú wá ní kèkí ń sàwọn ìyókù tí wọ́n ń connect mọ́ yẹn wọ́n wá fẹ́ fi microphone justify ìtẹ̀sùbá kò fẹ́ kò sí fi justify ara wọn wàláhìí kódà kò gbábi kankan ṣe fi justify ara wọn ṣe bá yàbí kí nù dí ìdí ni pé láyà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ayé ń bẹ ìgbàláyé ń bẹ láti lu tẹ̀sùbá àwọn kírísẹ́nì tí ń lò kánẹ́bì tó dé àwọn kírísẹ́nì náà gbá lọ́dọ̀ àwọn buddhist ni ní China lọ́n àná ma ń lò tó ma ń fà báyìí náà ma ń fà báyìí náà ma ń fà báyìí àwọn wọn létà oye báyà anábi ní chance àti lò kò lò anábi ní chance àti lò làbídò kò lò ó ní chance àti lò kúta kò lò ìwọ wá dé nìsìn ìwọ wá ń lò tánàbí ní chance àti lò tí ó lò ọ wá ní pé microphone náà kọ́ so méjèèjì sí kí ni ó yàtọ̀ so ká mọ̀ pé ká mọ̀ pé káyé pé kí náà ń pè ń dómi lẹ́fọ̀ fúnra wà bí kí náà ń pè ní so almuhim o ni pé fa inna al bid'a ìtẹ́ ń pè ní bídíà ní ẹ̀sìn ní ojú ọ̀nà kẹta ń gbà ń sí lọ́run táàhún ṣé mi akọ́kọ́ wà lọ́jọ́ ìtàn gbà sí lọ́run táàhún táàhún oye bá yà bí agbèjáde tùdọ́ hílẹ̀ ìbádà ta ṣẹ̀rìyà tó ń jọ ìbádà ṣẹ̀rìyà kan eléyìí ọjọ́ tààrífù bí gbogbo tààrífù bídíà wa máìkù ní wọnú rẹ̀ gẹ́gẹ́ bá wọn nǹkan míì náà nǹkan gbà lódé tá bí pé ok à ń lo fóònù láti fi rẹ̀kọ́dì kò wọ́nú rẹ̀ eléyìí ò sí nínú àwọn àdáadáalẹ̀ fi díìlì léyìí tí ìsìláàmù wá láti wá jà lógun ìrújú ni wọ́n mú wá ń ti ẹnu irú ìrújú dẹ́ ni yóò àwọn tí wọ́n bá kí fẹ́ gba òdodo àwọn náà mú ìrújú ẹ̀wà kìníkan kìníkan kìníkan wákọ́ kìníkan wákọ́ àmọ́ wáwọn kan tí ò jọra wọn ká má fi jọra wọn aláfíwọ̀dẹ̀wọ̀n kálíbà fi justify táwọn ń ṣe táwọn kẹ lóòtọ́ kìíní yóò dáa ilé náà ń kọ́ ilé náà ń kọ́ ah, mm, èyí tí wọ́n ṣe tí ò dá oní kọ́kọ́kọ́ fi ilẹ̀ náà mọ́ fàwọn nǹkan míì mọ́ fi justify rẹ̀ wọ́n ni yuk sọ́dù bí sùlúkì aléhà alìbòbá alákọ́tù fi tààbùgbọ́n wọn bídíà o wọ́n ni tọ̀ríkọ́ tó fi ṣẹ̀rí àti mọ̀tàrà tùdọ́hí aṣẹ̀ríyà tùdọ́hí tí Islam ti mọ́ wá ahun ni láti fi ṣe ìbádà kanáà tí islam ti mú wá so yẹ báyìí àbí na ẹmà wo yóò sọ́dọ̀ bí sùlúkì aléhàlùmọ̀bá alákọ̀tọ̀ fi tààrà in ta àgbàlóhùn pẹ̀lú pàṣẹ kí ní pé a tún fẹ́ sí lọ́n gan kò sínú microphone tí ẹ gbogbo tó ń sọ wà há di il àjíhíṣà tó la yóò sọ́dọ̀ bí sẹ́rìmálì hálì ṣe mọ̀ bí spíkà ṣe bá dáa ṣe mọ̀ ń fa spíkà bí yáyá kìí kàrá yìí àmọ́ tẹ́ṣùgbà àti wọ́n mú dání ìwọ́n fi ń ṣe bá dáa ní kíní yìí clear now àbọ́dàrú ni ìbí ọ̀sẹ̀ tẹ́ṣùgbà dání báyìí ó fi ń tẹ̀ṣùgbà yẹn ń ṣe ìbá dáa ní kódà àwọn yóò ti yí lọ́ọ̀kan pé ààrẹ àfáàfà tẹ̀ṣùgbà lọ́wọ́ àmọ́ mú microphone dání máa mú dání báyìí ó rí microphone lọ́wọ́ mi ni àá ah. wọ́n fi microphone ń ṣe bá dáa ó ti tẹ́ fàkátà àti jẹ́ hijab qawla kulli khatibin ọ̀rọ̀ pèsè jẹ́ náà pè bẹ́ẹ̀ so almuhim ó ní wípé èyàn gbọ́dọ̀ gbọ́ àgbọ́yé sètírì fi máa ń ṣe ìyàtọ̀ láàrin àwọn nǹkan tó bá fẹ́ jọra wọn táwọn onífẹ̀ẹ́nú lè fẹ́ máa pọ̀ mọ́ra wọn láti fi justify nǹkan tán ṣe ẹwà wọ́n èyí tí ń ṣe mọ́lúdì ẹwọ nǹkan báyìí mọ́lúdì tí wọ́n ń ṣe tó ń ṣe àgbákùn mẹ́ o wá ń fi mẹ́rin ṣìbẹ́yìn náà ló microphone ẹlòmí tó bá tó wá fẹ́ wà mọ́ fúlì ṣíwà ní ẹ ṣìbẹ́yìn náà ṣìbẹ́yìn lo fóònù ṣìbẹ́yìn wọ mọ́tò ó láyé sí mọ́ ogun báyìí náà àwọn kíní ṣé àwọn nǹkan tó fi ń jọ́sìn fọ́lọ̀ làwọn nǹkan tó ń kàkàlẹ̀ yìí ni ẹ ṣìbẹ́yìn náà kí olórí táìsì ṣé táìsì ló fi ń jọ́sìn fọ́lọ̀ lọ ẹ ṣìbẹ́yìn náà fi jẹ̀ráàdì èyí mo fi ń sin náà ní gbogbo ẹ̀ kú sí tí mo fi ń sin náà náà wọ́n fi kọ́ ayé ìjọsìn ìrun tí mo wá ibi tó ti mọ́ kó sí bídíà o ní pé ìrun tán ní á kí àkáàrù tán ní á ṣe ìwọ wá ń hun another way ẹwọ orú nǹkan tí mo tí atánsọ láìpẹ́ wọ̀lá ní ìránì nípa àwọn ọmọ ìyá àwọn tọ́láwọn tí wọ́n sọpọ́tì ẹ̀sìn wọn lókè àwọn tí wọ́n sọpọ́tì ẹ̀sìn inú àwọn àmás ẹmọ tán ṣe ni wọ́n kẹ́ ìmọ̀ gba sẹ́kẹ́tì gbà tí ó tún rẹ́lẹ̀ ìrújú bá ìmí o ilé inú o fi microphone justify rẹ̀ o ẹmọ́tán se ìmámù ní sọ́rọ̀ tí wọ́n bá ti báyìí ẹni ẹni bá sọ Allahu Akbar ẹni ẹni bá ń ka Fatiha tó bá ti rùkú ẹni ẹni bá ka gbójú ọkọ̀ wí ìmámù dákẹjẹ ni ìmámù kàn mọ́ sí àwọn action lásán tó bá ti náwọ́ bá yóò pé ẹni ẹni àwọn Allahu Akbar ẹni ó mọ̀ ó wà tó forú kan lẹ́bàá subhana rabbiyal a'la ẹni ẹni bá sọ gbogbo kò wí gbóná nǹkan bá lọ́nà sẹ́kẹ́tìrì ìmọ̀mù lórí o ok bí díà lè yìí tí mọ́ sí ní asẹ́lọ́un ìwò wà ní pé ẹ̀sìn mẹ́rin àdúgbà kó fóònù tó ìwọ́n náà lè mọ́ sí léyà bí ẹ wo àwọn nǹkan táwọn èèyàn máa fi ń wéra wọn àwọn nǹkan tí ò bá láàká ìmú òun ṣe sáwí òun ṣe kùgbọ́rọ́ òun ṣe òun gbowó kinní kan òun parọ́ fáwọn èèyàn òun ṣe sàlátù sunday òun ṣe gbogbo ẹ̀ gbogbo òun ṣe sàlátù fàátì ó wá ní sẹ́bẹ̀ẹ́ náà lu microphone bóò làwọn ilé ìṣẹ̀jọba microphone tó lọ́rọ̀ bá àwọn tí ò jọra wọn tákà máa fi tara wa lásán almuhim o ni wípé tí ò bá ti mọ àwọn tààrífàtò dàkẹyẹkọ àwọn tí bóò náà ṣe mólè mólè ó ma gbé nǹkan síra wọn ìbá ó láwọn kan tó ṣe pé yóò sọ́dù díhí àlè ìbádà àwọn nǹkan wà tó pé a fi ń ṣe ìbádà gangan ni àwọn kíníkà tó pé a fi ṣe ìbádà ó kàn jẹ́ bíbi ìhánà ni bí pé nìṣẹ́ báyìí mú wá wọ mọ́tò wá mọ́sálásí kan ní àkóṣe ah, lé wọ mọ́tò wá mọ́sálásí síbí ẹkú òun wá mọ́sálásí ní sánàbí mọ́ wọ mọ́tò lọ mọ́sálásí ní ah, <laughs> ẹ̀ máa gbà lọ́ta ilé nǹkan wo ni àwọn kínágbé àìgbọ́ ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala yìí mo ti gbọ́ orí àwọn èèyàn ìjọ kan bẹ ní Ìbàdàn wípé àwọn èèyàn wọ mọ́tò wọn èèyàn lo fóònù wọn èèyàn lo ẹni tí gbàgbọ́ máa ń pè ọdún kọ̀ọ̀kan rẹ̀ dàgbà pọ̀ ń bá dàgbà wọ́n rí dèdè pọ̀ mẹ́rin kìní kan àwọn ìṣe kìní kan kìní kìní kan igbá o àwọn ìrìnàkọ́ àmì ìbí mú pé ọ̀tà gan so ó <laughs> sáàpọ̀ bá wọn bú ló ṣe ní pé ẹni kìní kan ànábí ò ṣe huwa alladhi khalaqa lakum ma fil ardi jami'a eléyìí tafsilu àti ṣe ṣe ṣe àti ṣàlàyé ṣàlàyé oníwípé ó láwọn kan pàpàtọ́ ṣe pé kò sínú ta fi ń ṣe ìbádà ilé al'amuru fihi wáṣẹ̀ bal al'aslu fiha al'ibahatu àwọn kíní kan wà tó yí pé a kàn ń lò láyé ni a fi ṣe ìjọsìn wallahi ìbáhà ni tó bá ti lè tọ́ tí ó tagbókanú ṣẹ̀ríà ọ̀tọ̀ kódà ó lè jẹ́ wájìbù léwa lórí jẹ́ for example kan àwọn afá mọ́ ṣàlàyé pé ní ìsinmi ìbí káwà mùsùlùmí káwà náà nímọ̀ nípa àwọn ìmọ̀ ẹ̀rọ ìjìnlẹ̀ science and technology ká mọ̀ nípa technology dáadáa pé kódà ó lè jẹ́ wájíbà lórí àwọn apá kan náà wa gbogbo ọgọ́dọ̀ sáláìmọ̀kan rẹ̀ wọ́n tó bá ní pé káwọn yóò tó wọ́n mọ̀ nípa àwọn modern day technologies that are bí àwọn softwares ẹ́ ló rí pé àwọn tó bá wà lórí súnnà àwọn náà lájújú in tí òye wọ́n ni wọ́n kàn jókòó sójú kan díẹ̀ ni àwọn tó wà lórí súnnà àwọn náà lájújú because wọ́n fi àwọn ìwọ ni lájú tọ́lọ̀ bá tànàbí rẹ̀ ní sallallahu alaihi wasallam ọ̀dọ̀ ọlọ́run àtànàbí náà ti mú àwọn ti wọn òun náà fi mọ̀ pé àwọn nǹkan àti pé kí èèyàn mọ̀ nínú àwọn modern day technologies kódà àfá àbádé wípé gbogbo àwọn nǹkan bíá bí àwọn new new things táwọn kò fárí gan build gan àwa mùsùlùmí ó yẹ káwa náà mọ̀ build nítorí ọlọ́run kí wà ìdù turhibuna bihi ẹwùn kan báwọn so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so yìí gbọ́dọ̀ sa ìmọ̀ kan rẹ̀gẹ́ because àwọn nǹkan ayé ni lè ta need táà bá ní ìstìdá áfòsẹ̀lẹ̀ síwá dọ́fòsẹ̀lẹ̀ síwá àwọn kèfèé rí ọmọ halẹ̀ síwá ló jẹ́ pé àfóòsọ pé kódà ó jẹ́ dẹ̀dẹ̀ lórí àwọn olórí àwọn mùsùlùmí láti wòye sí àwọn kílà àwọn kèfèé rí ní tẹ́lẹ̀ máa fi dẹ́rùbà wa mùsùlùmí tẹ́lẹ̀ máa fi ọ̀pẹ́sì wa táwọn náà gbọdọ̀ ní bí àwọn nuclear weapons tó ẹ̀kan ní about modern day things tó ẹ̀kan ní so namshi ma hadil ashiya gbogbo àwọn kódà lómi kọ́lọ̀ ìpẹ́ kìníkà kìníkà ìgbàwó ìwọ́gbò wà updated táwọn ní sunnah in reality <laughs> níbi àwọn amọ́dá ẹ̀rí pé bí nǹkan sí lọ bọ̀ ó rìpáwọlé ìkọwò kí wá ló tó kí níbi àwọn ìyọ̀rọ̀ ìjọsìn wọ́n yìí kí ń kọjá bí tánàbí wà bẹ́ẹ̀ ni níbi ìjọsí o láàyù tàjáwázù lè Qur'an wa súnnà níbi ìjọsí o gbọ́dọ̀ kọjá Qur'ani àti súnnà o fàtẹ̀dìlú wàtúdìlù kó mọ́ sọnù kó mọ́ àlọ́sọnù kó mọ́ sọnù lómi náà nù ànímọ́ níbi àwọn nǹkan ayé àwọn nǹkan míì tó yẹ kí yẹn máa ni pé ìyàtọ̀ ń bẹ láàrin bídá àwọn àtàwọn nǹkan yìí so yẹ báyìí àbí anábì ń sọ antum a'lamu bidunyakum anábì lẹ́yìn lẹ́yìn mọ̀jú nípa ọ̀rọ̀ ayé ẹwù kaba nípa ọ̀rọ̀ ayé yìí ẹ̀yin lẹ́ mọ̀jú ń pa rẹ̀ ẹwà ń dákó ẹwà ń fi fertilizer sí anábì mọ̀ fertilizer sí sáà anábì mọ̀ ń dákó irú kí ló fi wé ra wọ̀nyí àṣẹ lòun sọ yìí náà bàtà náà bí wà Madina àníbì kan sọ́rọ̀ ẹ̀ sí gbé báyìí àpàkìlẹ̀ tẹ̀mọ́ ń gbé bẹ̀rẹ̀ ẹ̀ àwọn àníbì ló sọ́rọ̀ bọ́sẹ̀ gbé bẹ̀rẹ̀ kò bá jáde abánipa ya Rasulullah ìwọ ló ní ká gbé kí ní alam bi dunyakum ẹ̀yin lè mọ̀jú nípa ọ̀rọ̀ ayé ti yìí ó yẹ yà ó yẹ báyìí àbí ẹ̀yin lè ní mọ̀jú nípa rẹ̀ ìtumẹ̀ ní ah, ni ẹ̀yin ò kàn èmi Muhammad sallallahu alaihi wasallam òun náà ni ẹ̀sìn òun tó wá ní pé ẹ má ń kàn sí àrámù ẹ má sì jẹ́ káyé gbé yín lọ ẹ má dẹ̀rú ayé tó bá ti nójú táwọn pọ́ìntì yẹn títẹ́ ó ti tẹ́ gbogbo yóò bá wó síkọ bá ti jẹ́ tó pàmí sí gbù ó sì mójú táwọn kò lúdú ṣẹ̀ríyà mọ́tàkọ̀ àwọn aláṣẹ̀ríyà ń bẹ́ ó ti tẹ́ àntàwà ṣẹ̀kẹ̀lẹ̀kẹ̀ وهذه الأجهزة لا يقصد بها استعمالها بالعبادة وإنما يقصد بها رفع الصوت فهي وسيلة تبليغ وسيلة تبليغ الميكروفون وفا فمرجعها إلى العادات ó padà síbi àwọn àdáàtì ní bí pa ń fi àgí oníkèé sàlùwàlá léni ó yí bá wọn àbí ó bá mọ̀ fàgí onírin sàlùwàlá ìwọ́lọ́ àkẹ́mí ṣe bí àmọ́ ó wá change bó ṣe sàlùwàlá wọ́n á ní àlùwàlá ó wá ṣe báyìí kò tó wá sí lè ó wá hun àwọn nǹkan míì bídíà ní ètò ìṣẹ̀wọ̀n àníbí ọ̀sẹ̀ ẹ́ ẹ́ ṣẹ̀bẹ́ náà lọ àgbé oníkì láti ṣàlùwàlá ìṣàdà irú àwọn kìyàsù kìyàsù máa fàárík kìyàsù máa fàárík bal máa fàárík an bí Allah subhanahu wa ta'ala kó fún ẹni kọ̀kan alágbóyé ẹ̀sìn ọ̀nà so barakallahu fikum wa jazakumullahu khairan wa subhanakallahumma wa bihamdika wa ashhadu an la ilaha illa anta أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته